إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بإذن الله تعالى أتسواجي لاتي ما هو ترى الإمام ابن رجب الحنبلي ثم في سلاي تازفين باب بوانيتي وموا لين بيانجو تازفين بوانيانجو أتبتي أن بابرا يلاجوجي ní èyíkéyìí àwùjọ àbí ní èyíkéyìí ìgbà tí a bá wà bóòlì rán ṣeṣe àti pé ìní ìmà nípa ọlá tí ń bẹ fún ìjì àjòjì àti ìníìmà nípa àwọn nǹkan tó fà òun ni ó láyàn ìníìmà nípa ọlá tí ń bẹ fún ni ó mọ̀ tìyàn ìníìmà nípa àwọn nǹkan tí ó fà tó fà ni ó jẹ́ kéèyàn lè jìnà sí àwọn nǹkan tí òun ní fi jẹ́ bẹ́ẹ̀ mọ́ ta'ala wọ́n ti mọ́ àwọn ọ̀rọ̀ wá láti غربة غنغا إجاججي so nínú ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ṣàlàyé kí ló pín àwọn èèyàn ká kí ló fa tí àwọn èèyàn ò fi sí lórí mílà ẹ̀yọ̀ kan ọ̀nà fi ń sọ́rọ̀ fitnatu shubuhat wa ashahawat al ibn Rajab rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú láti máa mú hadith annabi sallallahu alaihi wasallam tó sì pé hadithi náà ló sàlàyé tó jẹ́ ìfẹ́ ẹnu tán pátápátá àti aburú ìfẹ́ ẹnu tí ó dáre lálùmọ̀ yìí ebi pé al'umma yóò pín sí 73 ẹyọkan náà ni ó sì lánà rẹ̀ tí wọ́n ní tẹ̀lé fẹ́nu al orin àti kàtẹ́lẹ̀ wọ́n ni wa amma fitnatu shahawat ẹ̀rí àdánwò ìfẹ́kúfẹ́ ọkàn fàfi sahihi muslim wọ́n ni nínú sahihi muslim a zitika hadithi hadithu liftiraq hadithi pé al'umma nabi sallallahu alaihi wasallam ni pé yóò pin a ìsàlàyé fún wa pé hadithi tó nílẹ̀ ni isnadan onílẹ̀ bí tawatur pẹ̀lú pé ọ̀nà tó gbà wá pọ̀ gan tí ó ṣe jàníyàn tí ó ṣe pè ní ọ ala rogmi dhalik ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a sì rí àwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn ń fẹ́ẹ̀nú tó ṣe pé wọ́n yí ń pè hadithi wọ́n yí ń pè ní hadithi tó lẹ̀ lára wọn òun náà ni dr yusuf al ọ̀tọ̀ ọlọ́run tí a ti mọ̀ yẹn náà ni àti ọ̀tẹ́sìn ọlọ́run so Yusuf al-Qaradawi lára wọn tó pẹ hadithi ní àdọ̀ọ̀yìn ni eléyìí sálá ọkọ́ tí Yusuf al-Qaradawi tí ó mọ̀ pé hadithi ní dọ̀ọ̀yìn nítorí ìfẹ́nu ẹ̀ eléyìí pọ̀ nínú àwọn tíra rẹ̀ al-halal wal-haram àbí al-halal wal-halal ti ni àtàwọn míì náà nínú àwọn olórí Ikhwanul Muslimin àwọn ẹni bí tó ń dayérú so hadithi yìí a máa fẹ́ fi tàwọn èèyàn jẹ káwọn èèyàn bá fi rò páwọn gangan ń kó àwọn èèyàn jọ bí i ṣe pé àwọn gangan ń pín àwọn èèyàn ká yàtọ̀ sí pé wọ́n ń pín àwọn èèyàn ká kò níbi tírà Ọlọ́run Ọba kó níbi súnnà Ọlọ́run Ọba bí oní ah, Yusuf Qaradawi àtàwọn míì náà nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àtàwọn tó dàbí rẹ̀ wọ́n dọ̀ áfà hadithi tí wọ́n gbogbo léyìn ọ̀kan wá a mọ́ tó kàn wá ní pé wọ́n fẹ́ máa wọn ṣubú àkọ̀ kan wá nípa pé ibn hazmi alimam ibn al-wazir ní pé àwọn náà dọ̀ áfà hadithi irọ́ ni in tí hazmi dọ̀ áfà òun ni gbólóhùn pé kulluha fi an-nari illa wahida كلها في النار إلا واحدة بلون تي ابن حزم الضعفانية سيتواري بلون يغن غفناري بلون يصحيح لرا وزيادة صحيح قول تو أنه أصل حديث غنغ so lára wọn ziyada tó sọ̀híhì ni pé kulluha fi an-nar illa wahida so lára wọn ziyada lélẹ̀ ìkín kàfí sọ lára wọn ziyada tí ó sọ̀híhì ما أنا عليه وأصحابي ما أنا عليه وأصحابي lára wọn ziyada tí ó fi bẹ́ sọ̀híhì ni so bá wọn àwọn ziyada ti míwa tó sọ̀híhì tó súnmọ́ ìtumọ̀ gbólóhùn yìí so al-Imam Hazmi àti ibn al gbólóhùn tí àwọn dọ̀áfà ni ṣùgbọ́n Qaradawi torí ìfẹ́ ẹnu rẹ̀ ooo ó dọ̀wáfà hadithi so a sì ti mọ̀ pé alimọ́ ibn hazmi a ojú tí wọ́n kọ́lọ̀wà sọ̀hìdára kó kẹwọn ojú wọn ò fi bẹ́ẹ̀ tó àwọn tíra hadithi dáadáa ilé yẹmi ni kọ́kọ́ ní sọ́nà olùmọ̀ olùmọ̀ ti so pàápàá jùlọ àwọn kútùbù sunan àwọn kútùbù sunan alimọ́ ibn hazmi gan as-sunan so alimam ibn hazmi sire in ta fi ma pé ziyada yìí nìkan ni alimam ibn hazmi da'afa o ni pé nínú tíra àwọn al-muhalla al-muhalla bil athar alimam ibn hazmi wọ́n mú hadithi yíwa wọ́n mú hadithi yíwa hadithi iftiraqi wọ́n mú wá nínú al-muhalla wọn nínú muqaddima al-muhalla alimam ibn hazmi sọ tẹ́lẹ̀ síbẹ̀ tẹ́lẹ̀ pé rahimahullahu wa ghafara lahu ní pé àwọn onímọ̀ hadithi tí ó bá sahihi wá lọ́dọ̀ tàwọn ya bó sì jẹ́ pé alimọ́mọ̀ hajji wọ́n ma ń dọ̀ afá wọ́n ma ń sọ ha hadithi bó sì wọ́n gbà ni wọ́n àwọn hadithi mi tó wà ní Bukhari so a ní fún ìyẹn àti bá so àwọn míì náà nínú àwọn tí wọ́n ma pè pé àpèmára ìmá hadithi wọ́n ma ń dọ̀ afá hadithi gbogbo ilé láti sàlàyé síwájú wọ́n ni wa amma fitnatu shahawat ẹ̀hẹ́ lára àwọn kátà sí tún sàlàyé òun náà ni pé nínú gbọ́lọ̀un Sheikhul Islam tó tún bukata kí bá kíyàn kẹwàá sí díẹ̀ sí òun ni pé kulluha fin nar إن ثنتين وسبعين فرقة كل واحد منهم يكفر كفرا ينقل عن الملة شيخ الإسلام sọ pé gbogbo ẹni tó bá sọ pé gbogbo àwọn 72 sect yẹn ní gbogbo ọ̀kọ̀kan nù wọn wọ́n ti ṣe kèfèrí tó gbé wọn kó nínú ẹ̀sìn faqad khalafa al-kitaba was-sunnah Allahu akbar irú ẹni bẹ́ẹ̀ ti yapa Qur'an àti sunnah wa ijma'a as-sahabati ridwanullahi alayhim ó sì yapa àpapọ̀ àwọn sọ̀hábà kí ìyọ́nà ọlọ́ọ̀bá kó máa bẹ lórí wọn ajma'in lápapọ̀ bal wa ijma' al-a'immati um, al-arba'a kódà ó yapa àpanupọ̀ àwọn a'imma mẹ́rẹ̀ẹ̀rin wa ghayri al-arba'a àtàwọn tó yàtọ̀ sí a'imma mẹ́rẹ̀ẹ̀rin falaysa fihim kò sínú wọn kò sínú àwọn a'imma ẹni tó pè gbogbo àwọn ìjọ 72 yẹn tó pè gbogbo wọn ní kèfèrí pátápátá wa innama yukaffiru ba'duhum ba'dan bi ba'dil maqalat ó kàrí pé apákanú wọn wọ́n pè àwọn apákanú àwọn 72 yìí wọ́n pè wọn ní kèfèrí nítorí àwọn òròrí kọ̀kátán ní àti nítorí àwọn àdìsọ́kàn kọ̀kátán ní intaha kalamu ah, sheikhul islam ibn taymiyyah rahimahullah gbọ́lọ́hun sheikhul islam nìyàn tẹ́fí ń sára ní pé gbogbo ẹni tó bá lọ pé àwọn 72 yẹn gbogbo wọn kèfèrí ni wọ́n irú ẹni bẹ́ẹ̀ ó ti yapa ìjìmá mùsùlùmí kọ́lá ó ti yapa Kùránì àti súnnà yóò àmọ́ ìyàn ìlẹ́nu pé à sẹ́mọ́ àwọn sálàfù kọ̀ọ̀kan ni pé àwọn sálàfù kọ̀ọ̀kan máa ń sọ pé ó ń bídá ní pé Ọlọ́run bá subhanahu wa ta'ala ò ní gba oníbídá الإمام البيهقي رحمه الله تعالى وصنين وترعى وني والذي روينا عن الشافعي ببيتاك بواء أتضع الإمام الشافعي وغيره من الأئمة أتوامين أتياتنين وعوين سوى جريري من تكفير هؤلاء المبتدعة نينو كوا كوا وني بدعة كوا كفري فإنما أرادوا به كفرا دون كفر إن تقبل لني كفري كان يعتصي كفري مي so kúfùrán dúnà kúfùrín òun ni ìran kanú kèfèrí tí è ṣe kèfèrí ìṣe kèfèrí gangan fúnra rẹ̀ ìran kanú kèfèrí ni ìran wọnú kèfèrí ìran pé ẹni tó sáì mórí pẹ̀lú ẹsẹ̀ sọ́lọ́wọ́ba rúgbà ọ̀nà tí a fi ń sáì mórí sọ́lọ́wọ́ba pọ̀ gan àbí ẹni tó sáì mórí pẹ̀lú àdádálẹ̀ sọ́lọ́wọ́ba kìí ṣẹni tó sáì mórí pẹ̀lú kó fẹ́sìn ọlọ́wọ́ba subhanahu àtàwọn ọ̀rọ̀ míì náà àwọn sálàfà lè umma yìí tó pọ̀ gan tó fi ń sàlàyé ní pé gbogbo àwọn ọjọ́ 72 yìí a kéèsì gbogbo wọn ni wọ́n jẹ́ kèfèrí o nítorí náà kí a máa gbátẹ̀jẹ́ pẹ̀lú àwọn tí wọ́n máa dọ́gbọ́n pé àwọn mùsùlùmí ní kèfèrí tó wọ́n sì máa fi ró hadithi tó wọ́n máa fi sẹ̀rí so kí a sọ́ra gẹ́ Sheikh Abdul Ah, kò ní wùmí kí n fa ọ̀rọ̀gùn wọ́n bí bàbá nípa hadisi yìí ní pé só túnmọ̀ pé gbogbo wọn náà ni wọ́n wọ̀ náà ní pé wọ́n sì gbére nínú náà wọ́n ni bàbá ni fíhimul káfir wà fíhimul aasi wà fíhimul mubtadi' bàbá sọ pé yóò ń bẹnu àwọn tó jẹ́ kéfèrí o ó sì ń bẹnu àwọn ẹlẹ́sẹ̀ ó sì ń bẹnu àwọn tó jọ ń bídá ìran mẹ́tẹ̀ẹ̀ta tí bàbá bí pín àwọn 72 ìsìn àtàwọn ọ̀rọ̀ míì náà الشيخ محمد بن صالح العثيمين àtàwọn ọ̀rọ̀ míì kódà nínú àwọn tó síwájú wọn àwọn olùmọ̀rere kọ́lọ̀ bá kó bá kẹwọn bákan náà mo dákọ̀ kí níkan láì pẹ́ pé alimamu ibn al-wazir àwọn náà da'afa lára àwọn tí wọ́n da'afa hadithi ni so in tó wọ́n bẹ̀ ni pé gẹ́gbọ́n sí sọ sẹ́rẹ̀ náà pé alimamu ibn al-wazir àti alimam ibn al-hazmi in tí wọ́n bọ̀ áfà wọn náà ni kulluha fin nar ziyada kulluha fin nar mo yí sọ pé àwọn tó ma ń fi ra wọn ti síbi hadithi wọ́n ma ń áfà hadithi lára wọn mo ti dákọ̀ àwọn kọ̀kan lára wọn ní ọdíò tó síwájú òun náà ni al àti ọmọ kéwòrẹ̀ abu ghadda الشيخ محمد ناصر الدين الألباني wọ́n sì ní àwọn àlàyé tí wọ́n ṣe nípa hadithi bákan náà lára àwọn tó dọ̀ áfà hadithi òun náà ni àbáwọn lára àwọn tó máa ń sọ pé wọ́n dọ̀ áfà hadithi kí n sọ bẹ́ òun ni alimamu shaukani alimamu shaukani alimamu albani wọ́n sì rọ́dù fún ọ̀rọ̀ wọn inú silsilatul hadithi as-sahiha bákanáà wọ́n sálàyé nípa pé gbólóhùn pé kúlù fin náà gbólóhùn tó rí alimọ́mọ̀ imam al-Albani rahimahullahu ta'ala wọ́n sọ pé wa hádà almatun al ya ni kúlù hun fi náà rí illa wahida qad warada 'an jama'atin min as-sahaba wọ́n ló ti wá ní àwọn lọ́dọ̀ àwọn mélòó kan nínú àwọn sahaba minhum Anas ibn Malik lára wọn náà ni anas ibn malik radiyallahu anhu wa qad wujidat lahu anhu wahdahu sab'u turuqin wani wa qad wajadtu lahu anhu wahdahu sab'a turuqin shaykh al-albani sọ pé anas yìí gan fúnra rẹ̀ ọ̀nà méje ni mo ti rí tó gbà wá látọ̀dọ̀ anas anas gangan fúnra rẹ̀ àwọn èèyàn ọ̀nà méje ló gbà wá látọ̀dọ̀ anas kò túnmọ̀ pé èèyàn méje àwọn ọ̀nà tí isnadi ma ń gbà wá àwọn turuq so tí isnadi ma ń gbà wá ọ̀tọ̀ọ̀tọ̀ méje ló gbà wá látọ̀dọ̀ Anas in ti Shaykhul Albani sọ nìyẹn wa dhalika mimma yu'akkid butlan al-hadith bi hadha al-lafz lára àwọn nǹkan tí ó kàn nípa kí a máa sọ̀rọ̀ pa gbólóhùn pé kulluha fi an-nar yóò lálàáfíà ni alladhi tafarrada bihi ulaika ad-du'afa tó yẹ pé àwọn gbogbo àwọn tó ń sọ gan àwọn tó yẹ pé àwọn gangan وذلك مما يؤكد بطلان الحديث بهذا اللفظ الذي تفرد به أولئك الضعفاء وني إليه يقبدنا èyí tó di pé àwọn irú àwọn gbólóhùn yìí náà tó wá nínú àwọn ẹgbàwámi tó lẹ̀ wa khasatan Yasin az-Zayyat hadha faqad okay آه، فقد خالفه من هو خير منه عبد الله بن سفيان ورواه عن يحيى بن سعيد بن أنس باللفظ, باللفظ المحفوظ شكرا الباني سوقي بابا جلو ياسين الزيات بيلا رمضان تطاقو حديث ناني بيلا رمضان ضعفات ونقي حديث كل ناني وني أمتو أمتو dáa jùlọ wọ́n ti wọ́n yapa rẹ̀ حديث pé wọ́n pe àwọn nuqad àwọn olùmọ̀gbà nínú hadithi náà pé hadithi inú hadithun sahih gẹ́gẹ́ bí alimọ́ ibn Hajar àtàwọn ọ̀pọ̀lọpọ̀ tàà ti kàtí ò ní ní bùkátà sí pé ká máa lọ́mọ́ so lára wọn náà ni Abdullah ibn Sufyan gẹ́gẹ́ bí Sheikh al-Albani ti dákọ̀ farawahu an Yahya ibn Sa'id an Anas olugbo alatọ́dọ̀ Yahya ibn Sa'id látọ́dọ̀ Anas bil lafz al-mahfuz pẹ̀lú gbólóhùn yìí tí wọ́n sọ dáadáa so Sheikh al wọ́n sàlàyé ilé fún wa kò fi yé wa dáadáa gbogbo àwọn zama ń dọ̀ afá hadithi àwọn bídíà ni so Kawthari Qardawi ah, ah, Dawud waldi ah, Duddu Ash-Shinqiti àbí kílò kọ́ rẹ̀ waldi Duddu Ash-Shinqiti kẹsẹ̀ bàbá Shinqiti tán kọ Adwa'ul Bayanu àtàwọn mìíràn nínú àwọn bídíà tó máa ẹbí tí Shaykh albani dákọ̀ yìí eh, Zayyada àbí kílò kọ́ àtàwọn mìíràn ní àwọn bídá tàmà fẹ́ dọ̀ áfà zayyat yasin zayyat tàmà fẹ́ dọ̀ áfà hadithi so yíò ní fún wọn ní àti bá kìí sáwọn aláfà aládìsí ara náà ní ìtẹ̀síwájú alimami rajab sọ pé wa amma fitnatu shahawat ẹ̀rí fitna ìfẹ́kúfẹ́ ọkàn ففي صحيح مسلم إنه صحيح مسلم عن عبد الله بن عمرو ní látọ̀dọ̀ abdullahi ibn amru radiyallahu anhu kuna ko ba yon si qala an nabi sallallahu alaihi wasallam qala látọ̀dọ̀ nabi kike Ọlọ́run àti ẹ̀yìn Ọlọ́run ba láyé tó gajù lọ kuma be fún qala ó sọ pé kayfa antum bó ni ṣe sin yóò ṣe jẹ́ idha futihat alaykum khaza'inu wọ́n bá ṣí fún yín àwọn pẹpẹ ọrọ̀ àwọn faris àtàwọn rome ayyu qawmin antum irú èyàn wulẹ̀ jẹ́ ngbà náà qala abdurrahman ibn auf abdurrahman ibn auf sọ pé naqulu kama amarana allah a ma sọ ìtọ́lọ́wọ́ bá pàwá láṣẹ náà ni ìtọ́lọ́wọ́ bá pàwá láṣẹ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láṣẹ máa sọ a ní yí padà qala aw ghayra dhalik anẹ́bìsà láwọn pé àbí nǹkan mí yàtọ̀ sí anẹ́bìsà aláwọ̀ pé àbí nǹkan mí tó yàtọ̀ sí so anẹ́bìsà aláwọ̀ sára fi sọ ilé láti fi ṣe ìyàrọ́dù in ti abdurrahman ibn abu pé àbí nǹkan mí tó yàtọ̀ sí lẹ́mà sí dé tàtàna fasul anẹ́bì sálàyé in tí wọ́n ganga anẹ́bì ni ẹ ma fanfà láàrin ara yín thumma tatahasadun lẹ́yìn náà ẹ ثم تتدابروا لين ايما كوني سيرا يما مراني لوتا ان جاء النبي صلى الله عليه وسلم صني so o tún mọ̀ pé kìí ṣe fitna ṣubha nìkan ló ma ń dá wà láàrẹ̀ fitna ṣáhùwà gan ma ń fa ìpínyà láàrin àwọn èèyàn eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ ma ń bọ́ yẹ́gbó ṣubha nìkan ni ma ń pín ẹ̀sìn ara ọ lára àwọn nǹkan tó ma ń pín ẹ̀sìn jù òun náà ni ṣáhùwà tí ọ̀rọ̀ bá Ànábì sallallahu آه، وفي صحيح البخاري الإمام بن رجب تسواجوني يعني هم بأنه صحيح البخاري عن عمرو بن عوف أتضع عمرو بن عوف عن النبي صلى الله عليه وسلم قال لا تضع النبي صلى الله عليه وسلم قال أنا بني والله مبورا قد الله ما الفقر أخشى عليكم كيسي وسيلمي من بير ولكن أخشى سبنا من بير an tubsatu alaykum wípé kí wọ́n tẹ́ pẹpẹ rọ̀ ọlẹ̀ kan fẹ́ fún yín an tubsatu alaykum dunya kan fẹ́ ayé fún yín kan tẹ́lẹ̀ ní pẹpẹrẹ fún yín kama busitat ala man kana qablakum gẹ́gẹ́ bá ṣe tẹ́ ń pẹ̀rẹ kan fẹ́ fáwọn tó síwájú yín fatanafasuha tanafasuha gẹ́gẹ́ bí àwọn náà ṣe bẹ̀rẹ̀ sí jà sí ẹ wá bẹ̀rẹ̀ sí jà sí ayé ẹ bẹ̀rẹ̀ sí ṣe fanfà lórí ẹ̀ gẹ́gẹ́ bá wọn tó síwájú yín náà gẹ́gẹ́ bá wọn náà ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe so eléyìí anábi sallallahu alaihi wasallam tó ń sọ fún wa láti jẹ́ ká mọ̀ ìpé ayé yìí ó máa ń òun ni ò ní jẹ́ káwọn èèyàn kan di kòrọ̀bá Al-Imam Ibn Rajab fún sàlàyé kí ni dí táwọn kan fi jẹ́ àjòjì gangan aláwọ̀kọ́ ni fitna ṣubha tó dé bá àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì ni fitna shahwa in tó fa tó sẹ́rí àpọ̀lọpọ̀ àwọn èèyàn kó níbi ẹ̀sìn ọlọ́wọ́ bá ní tó fi ń bára wọn jà Al-Imam Ibn Rajab tẹ̀síwájú pé wa fi sahihayn ọlọ́mbẹ́nu sahihi méjèèjì òun náà ni ti Bukhari àti ti Imam Muslim min hadithi عقبة بن عامر من حديث عقبة بن عامر عن النبي صلى الله عليه وسلم معناه أيضا حديثي هنا تنوى نيتما تنوى قلوروتما باي nígbé ya mọ̀ jàsáyé nígbàtí pọ̀pẹ̀ ọ̀rọ̀ bá dé anábi lóhun ò bẹ̀rù òsì fún wa anábi sallallahu alaihi wasallam sọ pé òun ò bẹ̀rù òsì kọlù ń bẹ̀rù fún wa kí a máa jẹwa kọlù ń bẹ̀rù in tó ń bẹ̀rù fún wa ni pé táyé tó bá ti fẹjú ẹ̀ fún wa tán káwa sẹ́rùkùn bí tọ́lọ́wọ́n bá ká máa bára wájà so ẹn tí àwọn olùmọ̀ fi máa ń sọ nìyẹn pé mélòó mẹ́rin ni èèyàn tó ṣe pé Ọlọ́run ọba ṣe ní tálákà tí ò mórí tọ́lọ́run ọba ṣe fún àbí yóò wù kó ṣe pé Ọlọ́run subhanahu wa ta'ala kó fún ọ ní pẹ̀pẹ̀ a ayé àmọ́ kó torí ẹ̀ kó kíyànwá sófò alkiyama wal-'iyadhu billah kò sí ẹni tí ni tí àwọn èwo ló lọ́lá jù nínú al-ghaniy wal-faqir ayyuhuma afdal nínú olówó àti olòṣì èwo ló lọ́lá jù nínú olówó àti olòṣì èwo ló lọ́lá jù tí a bá kọ́kọ́ wo eré iná gbólóhùn eré ìgànná kìí ṣe ìkankan ló lọ́lá jù nínú méjèèjì ṣùgbọ́n tí a bá ṣe wá fi nǹkan kún lèyàn ṣe a máa pé èwo ló lọ́lá jù lèyàn a máa fẹ́rò pé èwo ló tó bá yí pé alghaniyu àti faqiru ni so ọlọ́wọ́ bá ló máa ń fẹ́ni tó bá wù ní ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ló sì máa ń sẹni tó bá wù ní tálíkà ìyẹn kọ́ ni kókó àìmọye faqir tó burú ju ghaniyu lọ ṣùgbọ́n gẹ́bí alimọ́ ibn al-Qayyim gẹ́mọ́ ṣe wọ́n ni ayuhuma afdal alganiyu shakir awil faqiru as-sabir ní kó lọ́lọ́lájú níwọ̀n ní pé alganiyu shakir olówó tó mọ̀rí fọ́lọ́wọ́ subhanahu wa ta'ala tó ma ọpẹ́ tó núpẹ́ fọ́lọ́wọ́ subhanahu wa ta'ala àti tálákà tó sì pé ó ní sùúrù lórí àdánwò tó náà bá fún èwo ni ó lọ́lájú níwájú ọlọ́wọ́ gẹ́bí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bó sì jẹgún ẹ̀bùn kíyàn ní hujja tó wà kọ̀wíyì fún olùmọ̀gbáyí tó wọ́n ṣe ìfànfà láàrin méjèèjì so al-khulasatul qawl ni sọmbrì náà ni pé òun náà ni pé èyí tó bá páyà ọlọ́wọ́ bá ni wọ́n ni wa hakadha bí shaykhul islam náà sì ṣe sọ náà nìyẹn so nígbàtàwọn bí shaykhul islam ibn taymiyyah rahimahullah wọ́n ni bí wọ́n ṣe sọ́nìyàn so òsìkọ́lá Nabi sallallahu alaihi wasallam bẹ̀rù fún wa òsì àbọ́rọ̀ kọ́ ní kókó in tí yà ń fi ọ̀rọ̀ yẹn sí àtẹni tó ní gangan òun ni ó jẹ́ ó ṣe pàtàkì al-Imam wọ́n ni wa ibn Amir عن النبي صلى الله عليه وسلم معناه أيضا ولتن ولا تدعو عبد بن عامر يروتنا لتدعو النبي صلى الله عليه وسلم òun á sàlékún gbólóhùn kan pé walamma futihat kunuzu kisra nígbàtí àwọn sàhábà tí wọ́n borí àwọn ọ̀rọ̀ ọba kisra ala umar ibn al-khattab ní ìgbà umar ibn al-khattab baka radiyallahu anhu umar wa sí sunkún فقال وزقي إن هذا سأري لي لم يفتح على قوم قط ويسيف ويكا ọ̀rọ̀ kísọ́rọ̀ yìí àwọn èèyàn kan yìí borí ẹ̀ wọn yìí borí ẹ̀ nínú àwọn èèyàn kan tó ti síwájú illa ja'ala Allahu ba'sahum baynahum àfikọ́lọ̀ ọba subhanahu àbí gẹ́bọ́ sí sọ́ وكان النبي النبي رجب تسواجك وكان النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم غفار اه اراو عليكم يكسنو حديث عقبه لو تواو فالمن بن رجب كان امام وافر سو وني وكان النبي صلى الله عليكم الله اعلم بيو لا لا فيها بكل لا فيها ṣùgbọ́n àwọn arú rẹ̀ míwá látọ̀dọ̀ Abu Darda tó ń lálàáfíà dáadáa so ṣùgbọ́n alimam bin Rajab tán fi fi síbí bóyá wọn náà gbà kó lálàáfíà ni wa kana an-nabiyyu sallallahu alaihi wasallam wọ́n ni ànábì sallallahu alaihi wasallam gangan fúnra rẹ̀ yakhsha ala ummatihi hataini al-fitnatayn wọ́n láwọn fitna méjèèjì ànábì sallallahu alaihi wasallam ń bẹ̀rù rẹ̀ lórí al'umma rẹ̀ kama fi musnad al-imam ahmad kẹbù sí wà nínú musnad al-imam ahmad an abi barza kẹbù sí wà látọ̀dọ̀ abi barza sahaba annabi sallallahu alaihi wasallam an annabi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam qala Ànábì sallallahu alaihi wasallam sọ pé innama akhsha alaykum ash-shahawat ní pé in tí mo ń bẹ̀rù fún yíò òun ni ìfẹ́kúfẹ́ ọkàn allati fi budunikum èyí tó wà nínú okùn yẹn wa furujikum àti abẹ́yìn wa mudillati al àti àwọn fitina tí ó ma sọ̀yànà hadithi tó ṣe pé àwọn olùmọ̀ ní ọ̀rọ̀ tó sọ́tọ̀ọ̀tọ̀ lórí ẹni so àwọn olùmọ̀mí dán afá hadithi ah, tó sọ pé hadithun munqati'an hadithun munqati'an so wa kullu ma lam yattasil bi hali isnaduhu munqati'ul awsali so in ji o ba nítorí pé ìsinádì rẹ̀ láàrin kan kò sọpọ̀ òun náà ni wọ́n pè ní منقطع الحديث المنقطع so الإمام البيهقي àwọn sì sọ pé hadithi hadithun mursal hadithun mursal bóyá inqita' rẹ̀ náà ni torí hadithun munqati' orísìírísì tó wáyé pé ìbẹ̀rẹ̀ sanadin tí wọ́n jẹ́ mu'allaq tó wáyé pé ìgbẹ̀yìn ni ba'da tabi'i tí wọ́n jẹ́ mursal tó wáyé pé Ah, àwọn méjì ló tẹ̀lera wọn tí è sì pé ah, àwọn méjì ló tẹ̀lera wọn tí wọ́n sínú isnadi yíò mọ̀jẹ́ mọ́ọ̀dọ́l tó wáyé pé àwọn èyí tó yàtọ̀ sí yíò mọ̀jẹ́ mọ̀ kọ́tíà so al-Imam al-Bayhaqi wọ́n sọ pé hadithi hadithun ظلال الجنة سوى صحح حديثي رحمه الله تعالى والعلم عند الله إما رلم بلوه ويا حديثي بيو لا لا فيها بيكو لا فيها نعم انتهى النبي صلى الله عليه وسلم انتهى النبي صنين حديثي ونبي، أما fitna méjì náà ló على bẹ̀rù fún wa aláwọ̀kọ́ fitna ń tá ti bẹnu ní tó kọ́ bọ́ ọ̀pọ̀lọpọ̀ ní wa furujikum àti ta in tí ó wà lábẹ́ èyàn àti wa mudillati alfitan àtàwọn fitan tí man sọ́yàn so nínú riwayati mi ó ní wa mudillatu alahwa àwọn ìfẹ́nú tí man sọ́yàn alimamu ibn mas'ud as-sahabiyyul jalil wani yabo se wa nínú آه، تفسير الإمام الطبري ابن مسعود سقي لا يقول أحدكم اللهم إني أعوذ بك من الفتنة يعني كان يقول ما صار إنكي يرابا مويسا نظر يكون بفتنة فليس أحد إلا وهو مشتمل على على فتنة ابن مسعود سقي يعني كان يقول فتنة قنوة بورو لأن الله تعالى يقول تربي الله سقي إن أموالكم وإن أموال إنما أموالكم وأولادكم فتنة ربي الله باتي sọ pé ẹ̀rí dúkìá yín àtàwọn ọmọ yín gan fitna wọ́n jẹ́ Ibn Mas'ud wá sọ pé fa ayyukum musta'ad ike ike yinu ni tó bá fẹ́ wá sọ Ọlọ́run ba o falyasta'id billahi min mudillati alfitan kuma wa iso èyàn gbọ́dọ̀ wá sọ kún bí fìtínà náà ṣùgbọ́n Abdullahi ibn Mas'ud eléyìí min bá bí pé kíyàn ṣe zammu kankan so da èyàn ó fi ìkejì tí a fẹ́ dákọ̀ yẹn yóò fi lọ́lá eléyìí sí máa ń ṣẹlẹ̀ gangan nínú hadith annabi gan fúnra rẹ̀ so eléyìí máa ń ṣẹlẹ̀ gangan nínú hadith annabi kò túnmọ̀ pé ìyẹn lẹ́yìn ṣe èyàn gbọ́dọ̀ sí yẹn ṣùgbọ́n kíyàn ṣe zammu kan àbí kíyàn ṣe tahqiru kan so that èyí tó yóò sọ lẹ́yìn rẹ̀ so that yóò bá fi lọ́lá uh, hadithi sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ nípa rẹ̀ wọ́n ní fa inna al-ghayya wa ad-dalal wọ́n ní ẹ̀rí anu àti kíyàn sọnù yajma'u jami'a as-sayyi'at ma ń kó gbogbo ẹ̀ṣẹ̀ ọmọ annabi adam papọ̀ ni فإن الإنسان كما قال تعالى تلقي أمين يقبل وبس صو وحملها الإنسان إنه كان ظلوما جهولا فبظلمه يكون غاويا شيخ الإسلام زقي بلو أبو سيره نيو في جالي توجى غاوي تيو في صنع وبجهله يكون ضالا بلو أي مكاره نيو في النوم غاويا نيو في جانتي ضال نان غاوية وكثيرا ما يجمع بين الأمرين wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́nà ọba máa ń kó méjèèjì pọ̀ papọ̀ fẹ̀yàkúnù dọ́ọ̀lán fi shay'in ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ọmọ èèyàn máa ń kó méjèèjì papọ̀ tó pé yóò di ẹgọ́wí yóò sì jẹ dọ́ọ̀l fẹ̀yàkúnù dọ́ọ̀lán fi shay'in yóò jẹni tó sọnù bí nǹkan ghawiyan fi shay'in ẹni tó sì pé ó padànù bí àwọn kan idh huwa zalumun jahul nígbà tó sọ pé alábòsí ni aláìmọ̀kání wa yu'aqabu ala kulli min adh-dhanbayni bil-akhar wọ́n ni ìkíní kejì ẹ̀ṣẹ̀ yẹn ó sì máa ń tẹ̀léra wọn ni wọ́n máa ń fi ń fìyà jẹ yẹn ni pẹ̀lú pé tí a bá ti jálábòsí yóò jáláìmọ̀kan tí a bá ti jálámẹ̀kan yóò jálábòsí kama qala ta'ala gẹ́bọ́lọ́n bá ọlọ́wọ́ bá sì jẹ́ kí àìsàn lékún وقال الله ما سوى فلما زاغوا نبات أن يجري كل جون الله با أزاغ الله قلوبهم الله با يوكا ونوكو كما يثاب المؤمن شيخ الإسلام سوى كيبي موسى السلام من على الحسنة بحسنة أخرى lórí pé tí yàn bá ṣe dáadáa ọlọ́wọ́ bó tún jẹ́ kí dáadáa mí tí ó sí lóhun tó mọ̀ warathahu Allahu ilma Ah. wa amma mudillatul fitan shekul islam tẹ̀síwájú wọ́n ni rí mudillatul fitan fa an yuftana al'abdu fa yadullu an sabilillah òun ni kí wọ́n dán ẹrúwò kó wá sọnù kó lójú ọ̀nà tọ́lọ́wọ́ ba wa huwa yahsabu annahu muhtadin yóò sì máa rò pé ẹ̀hùn eh, yíwà lórí ọ̀nà rẹ̀ kama qala ta'ala gẹ́bí ọlọ́wọ́ bá sọ pé wa man ya'shu an dhikri gbogbo ẹni tó bá rò pé òun ó ṣe ìgbésí ayé kúrò níbi ìrántí Ọlọ́run Ọba òun ó ṣe ìgbésí ayé rọrùn kúrò níbi ìrántí ọmọ ya'shu 'an dhikri rahman tó rò pé òun ó ṣe ìgbésí ayé kúrò níbi ìrántí Ọlọ́run Ọba ìtumọ̀ ní pé kò ní ṣe ìgbésí ayé tí ó mọ̀ fi ìrántí Ọlọ́run Ọba muqayyid lahu shaytanan àábà pèsè shaytan kalẹ̀ fún fahuwa lahu qarin yóò wá jẹ́ ọ̀tá burúkú fún tí ó mọ̀ súnmọ́ gbogbo wa innahum la yasuddunahum 'ani as-sabil àwọn qarini àbáwọn kọ̀rọ̀nà wọ́n ma sẹ́rí wọn kún bí ojú ọ̀nà wa yahsabuna annahum muhtadun wọ́n sì marùkọ́ àwọn mẹ́nà ni wa qala Allah bá ti sọ pé afaman zuyyina lahu su'u 'amali ẹ̀rí ẹni ta ṣe iṣẹ́ búrẹ̀ a ṣe lọ́sọ fún farahahu hasana ó wà rò pé ó dá fa inna Allah yudillu man yasha Allah bá man sọ ni tó bá wùnú ni ويهدي من يشاء الله بس من تصنع تباو وقال الله بس وكذلك زين لفرعون سوء عمله بس بس سيلا صفو فرعون أما سيبركو لنيا وصد عن السبيل أتي ما سيلا وأن يكون بطلابة وما كيد, وما كيد فرعون إلا في تباب أما إتي فرعون كجان ككا أيا في قصة طيب هو أنه أفو وقال ọlọ́run bá sọ pé kul hal nabiyukum bil akhsarina a'mala ǹjẹ́ kí n fún yín nírò àwọn tí wọ́n ṣòfò ní iṣẹ́ jù ní iṣẹ́ alladhina dalla sa'yuhum fil hayati dunya àwọn tó sì pé gbogbo ìsápa wọn láyé yóò sọnù ni ọ̀hun yahsabuna annahum yuhsinuna sun'a wọ́n sì máa rò pé wọ́n bá wọn lò pẹ̀lú dáadáa alihada wọ́n torí ilé ta'awwala ashabu nabi sallallahu alaihi wasallam hadhihi al-aya في من يتعبد بغير شريعة الله التي بعث, بعث به رسوله على المشركين من المشركين وأهل الكتاب كالرهبان ونطري أصحاب النبي صلى الله عليه وسلم وتوايا lọ́sí bí gbé gbogbo àwọn tí wọ́n jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sí tí Ọlọ́run bá torí ẹgbẹ́ òjíṣẹ́ rẹ̀ dìde nínú àwọn ẹlẹ́bọ àtàwọn tọ́lọ́run bá ti fún tírà síwájú gẹ́gẹ́ bí àwọn pásítọ̀ وفي أهل الأهواء وسي اللوفا ونفننا في هذه الأمة إنو أنو الأمة كالخوارج يبي أنواع خوارج الذين أمر النبي صلى الله عليه وسلم بقتالهم أنت النبي صلى الله عليه وسلم قال سيقول كي يقعون وسي مو حديث يعني آه شيخ الإسلام تسواجه بي وإذا اجتمع الشهوات الغي تي أنواع إفانو tó bá ti kó papọ̀ wà mudillati al-fitan àti àwọn àdánwò tó lè sọ yẹnu qawi al-bala àdánwò ti wá lágbára báhùn wa sara sahibuhu maghduban alayhi ẹni tí méjì wá pèsè láàyí yóò wà jẹni tọ́lọ́wọ́ bọ́ ma bínú lè lórí dallan yóò tún jẹni tó sọnù wa hadha yakunu kathiran bisababi hubbi ri'asa Sheikhul fẹ́ pé káwọn èèyàn máa tẹ̀lé òun ìfẹ́ ẹ̀pọ̀ tó ga wal-uluwi fil ard kí yàn sì jẹ́ ni tó sì ó mú àwọn ìjọ kan lára wọn ó mú wọn ní ẹrú yudhabbihu abna'ahum ó ń pa àwọn ọmọkùnrin wọn wa yastahyi nisa'ahum ó sì jẹ́ káwọn obìnrin wọn máa sẹ̀mí innahu kana minal mufsidin ajájú ní àwọn olùbílẹ̀ jẹ́ ní Fir'aun náà fa wasafahu bil-'uluwwi fil ard ọlọ́wọ́ bá ròyìn rẹ̀ pẹ̀lú ìmá sí gaba lórílẹ̀ wal-fasad àti ìbàjẹ́ wa qala fi akhiri sura ọlọ́wọ́ bá wá sọ nígbẹ̀yìn sura pé tilka ad-daru al-akhirah ẹ̀wà rí ayé ti ìgbẹ̀yìn ayé alkiyama janna tilka darul akhirah ayé ti ìgbẹ̀yìn ètò ìpé tí ó ma bẹ fáwọn ẹni rere naj'alha lilladhina la yuriduna 'uluwan fil ard Allahu akbar a pèsè rẹ̀ fáwọn tí wọn ò gbàlérò láti máa fẹ́ jẹ gàba lórílẹ̀ ni àbí láti máa fẹ́ tẹ́lẹ̀ pẹ̀lú gbéraga wàlá fasada àtàwọn tí wọn ò fẹ́ balẹ̀ jẹ́ wàlá àkíbàtò lil muttaqin ìgbẹ̀yìn rere yóò máa jẹ́ tàwọn tó páyà ọlọ́run ọba walihada qala fi haqqi fir'aun sheikhul islam sọ pé ìdínú tó ṣe pé ó sọ nípa fir'aun ọlọ́run ọba sọ nípa fir'aun pé wa kadhalika zuyyina li fir'auna su'u 'amali nípa àṣí lọ́sọ إفاق كنتم القمة كما قال شداد بن عوس أبي إيه شداد بن عوس رضي الله عنه يا بغايا العرب يا بغايا العرب إن أخوف ما أخاف عليكم الرياء والشهوة الخفية آه، أني إنجا لربوا إنجا لربوا إنتمو بلجو فني أوناني الرياء kí a ma ṣe kárí mi wa ṣáhwa da alkhafiyya àti ìfẹ́ na tó pamá qila li abi dawud as-sajistani wọ́n bi abu dawud as-sajistani nke ma ṣáhwa ma ṣáhwa ta alkhafiyya kí ni ìfẹ́ na tó pamá qala hubbu ri'asa wọ́n ni ni kí a ma nífẹ̀ẹ́ ìfẹ́ dípò kí a ma nífẹ̀ẹ́ àti dípò eléyìn Shaykhul Islam rahimahullahu ta'ala ni wọ́n sọ láti fi sàlàyé gbólóhùn hadithi ọ̀rọ̀ wọ́n igun wọ́n bí idhnillahi ta'ala gọ́rọ̀b ìrúngbà hadithi ẹ̀kọ́ ti yíwa pẹ̀lú ọ̀rọ̀ Shaykhul Islam ni al-Imam Ibn Rajab rahimahullahu ta'ala tẹ̀síwájú wọ́n ni falamma dakhala aktharu an-nasi fi hatayn al-fitnatayn nígbàtí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé wọ́n wọnú fìtínà yìí aw ihdahuma àbí ìkannu wọn asbahu mutaqati'in wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́ni tó ṣe pé wọ́n pín àwọn yẹlẹyẹlẹ mutabaghidin wọ́n bẹ̀rẹ̀ sí kórìíra ara wọn ba'da an kanu ikhwanan mutahabbin mutawasilin lẹ́yìn gbà tó ṣe pé wọ́n ti jẹ́ ẹ̀rí àdánwò ìfẹ́kúfẹ́ ọkàn ammat ghalib al-khalq ó kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá kò sẹ́ni tí ó fẹ́ bá nú ẹ̀dá fàfútínú bí dúnìyà wọ́n dánwò pẹ̀lú ayé wa zahratiha àtàwọn yòdòyòdó rẹ̀ wa sarat ghayatu qasdihim ó wá di pé in tó gajù ní èròǹgbà wọn in tó gajù nínú nǹkan tán lé ghayata qasdihim ó di in tó gajù nínú èròǹgbà wọn nínú nǹkan tí a máa ń lé laha yatlubun torí ayé na ń lé wa biha yardun ayé nìkan náà wọ́n yọnú sí wa laha yaghdabun torí ayé nìkan náà wọ́n fi ń bínú wa laha yuwalun torí ẹ̀ náà wọ́n fi ń mọ́rẹ̀ wa alayha yuwadun yu'adun orí ẹ̀ náà wọ́n ta ìjára wọn sílẹ̀ وارتكبوا معاصي الله بسبب ذلك وسبرسين تيعوا يسني توريره وأما فتنة الشبهات أبرو فتنة الشهوات الحافظ ابن رجب نواصل إفواي انت يدى علي يدى وتعالي táwọn èèyàn bá ti rọ pé ìfẹ́ ẹnu ń lé àwọn èèyàn àwọn èèyàn ò rí tọ́lọ́wọ́ bá rò má ayé adíyé wọn ò lé wọn ò wá nítorí ẹ̀sìn wọn ò wá nítorí káàmbà wọ́n tanafasa wọ́n sì ń ṣe takathur nípa ọ̀rọ̀ ayé wọ́n ni wa amma fitnatu shubhat alimọ́bẹ̀ wọ́n jẹ́ sọ pé ẹ̀rí fitna ìfẹ́kúfẹ́ ọkàn wal ahwa àti ìfẹ́nu almudilla tó lè sọyẹnu fasababuha tafarruqu ahli alqibla in tó ma ń fa òun náà ni pé àwọn musulmi tí wọ́n jọ ń kírun sí kíblà kankan náà wọ́n pínyà wọ́n sọ́rọ̀ ṣíyà wọ́n wà di ìjọ níjọ وكفر بعضهم بعضا apákan ma pèkè apákan ní kéfèrí wa asbahu a'da'an wọ́n wà di ọ̀tá wọ́n di ìjọ wa ahzaban àti ẹgbẹ́ oríṣiríṣi رضي الله عنه ان دو في صنيع جاي بي الامام اللالكائي كما سيغبوانو شرح اصول اعتقاد اهل السنه والجماعه الله المصمود صبي يجيء قوم او يكون قدوا يتركون من السنه مثل هذا وهو في لن سنه النبي صلى الله عليه وسلم ان تدا جيجباي يعني الاصبع ان تدا جيجبي كاكيري فان تركتموهم ابن المصمود صبي تبا في فين ولهو jáò bí tọ́ọ̀màtì kúrọ̀ àgbákan láńlá ni wọ́n gbé wá bá yín tẹ́ bá fi fi wọ́n lẹ̀ nígbàtá bá ń dá àwọn àdádálẹ̀ kékeré lẹ̀ tẹ́ gbógun ti wọ́n wọ́n pín al'umma yìí yẹlẹyẹlẹ ni so in ji ìfẹ́nu bídá àti tó mandalẹ̀ ni wọ́n ni alhafidun lọ́jà wọ́n tẹ̀síwájú pé wa asbahu a'da'an wọ́n di ọ̀tá wa firaqan wa ahzaban بعد أن كانوا إخوانا لين باتان تجيو ما يتلى تلري قلوبهم على قلب رجل واحد تذكي ọkàn wọn ó dà gẹ́gẹ́ bí ọkàn ọkàn èèyàn kan ṣoṣo ní nígbà kí wọ́n kó gbogbo ọkàn gbogbo wọn papọ̀ sára ẹni kan ṣoṣo falam yanju min hadhihi al-firaq min hadhihi al-firaq kò sí èyí tó là nínú gbogbo àwọn ọjọ́ yìí illa al wahida an ya fi ìjọ yọ kan ṣoṣo ìjọ tí ó là yìí náà وهم المذكورون في قوله صلى الله عليه وسلم àwọn náà ni wọ́n dákọ̀ ní gbólówà náàbì tán náàbì sallallahu alaihi wasallam pé la tazalu ta'ifatun min ummati zahirina ala al-haq ní pé ìjọ kan ní yẹ̀kù nígbò nínú al'umma mi o lórí òdodo ni wọ́n ti ma borí la yadurruhum man khadhalahum kò ní kópa lára bá wọn àwọn tán bá yẹpẹrẹ wọn àwọn tán bá jàmbá wọn wala man khalafahum àbáwọn tán bá takò wọn hatta ya'tiya amrullah títí tààlà máa rí ọlọ́run bó fi dé òun náà ni ìpayé rẹ̀ àti ọjọ́ gbìndẹ̀ ọ̀hun ala dhalik tí wọ́n sì wà lórí rẹ̀ hadithi òun ni ìdí tí ahlus sunnati wal jama'a tí a fi at-ta'ifatu al-mansura at-ta'ifatu al-mansura àwọn ìjọ tí wọ́n wọ́n sí hadithi yìí àti hadithu Rabaa yóò fi yàn lẹ́mí balẹ̀ tí a bá ń gbọ́ hadith ghuraba tí ó ma dẹ́rùbà mi pé à ah, èyàn wà jájójì hadith ilé yóò ma fi yàn lẹ́mí balẹ̀ pé à ah, ọlọ́wọ́ bó mana wá sí lọ́wọ́ kó káwọn so a ah, hadith yìí ó jẹ́ hadith táwọn bídá ma ń sì túgá tá ma ń dìdì kọtíra lórí ẹ̀ tó yí pé ó sálàyé pé at-ta'ifatul mansura òun kọ́ ni al-firqatun najiya àtàwọn jírí sí ìwíkú lọ́dọ̀ àwọn èèyàn burúkú tí wọ́n fi ń sálàyé hadithi àbídá fi ń tó hadithi ní tukutu ó sì máa wánú àlàyé hadithi mẹ́ nínú àwọn ayemi nípa pé hadithi ń tọ́ka sí àwọn èèyàn tó wà ní sham bẹ́ẹ̀ ni torí nínú riwaya hadithi Ànábì صلى الله عليه وسلم gbólóhùn kan tó jọmọ́ la tazalu al-khayri fi sham àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ sá tí Ànábì sallallahu alaihi wasallam tí Ànábì sallallahu alaihi so Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah àwọn náà sí ní gbólóhùn tán fi sọ pé àdísì àwọn tó bá mújù àwọn tó wà ní sham ní ìgbà ayé tí wọ́n ni sùmọ́ al-Imam an-Nawawi wọ́n ní jamil láti fi sàlàyé أو وغنغاني الطائفة المنصورة أو وغنغاني الطائفة المنصورة الإمام النووي وصفي قلت يمسو ويحتمل أن هذه الطائفة نقول إجاي إجاتنا أبو ما نسي مفرقة أن هذه الطائفة مفرقة بين أنواع المؤمنين نقول وقيل يليس عن المسلمين منهم ṣàjáàní muqatilun in bẹnu àwọn akínkajú tán jagun wa minhum fuqaha in bẹnu àwọn ulama wa minhum muhaddithun in bẹnu àwọn afáàlárìs wa minhum zuhad in bẹnu àwọn tí wọ́n ráyísá wa amiruna bil ma'ruf àwọn tán pàṣẹ àwọn yà dáadáa wa nahuna 'anil munkar àwọn tán kọ ìbàjẹ́ fáwọn yà wa ahlu anwa'il ukhra min al-khayr àwọn ẹlòmínà nínú àwọn èèyàn dáadáa nínú àwọn èèyàn tí wọ́n ní oríṣiríṣi nǹkan dáadáa wala yalzamu an yakunu mujtami'in kìí ṣe dada kó ṣe pé gbogbo wọn wà papọ̀ lójú kan ẹni tí alimamu Nawawi sọ wọ́n ní kìí ṣe gbogbo dandan kó ṣe pé èèyàn wọ́n wà papọ̀ ní ojú kan ní tí alimamu Nawawi wọ́n ní bal qad yakununa mutafarriqina fi aqtari al-ard kódà wọ́n lè pín àgbánláyé so in tó wà nípa àwọn at-Ta'ifatul Mansura ni so èyàn lè gbọ́ tó yí pé wọ́n lò fáwọn tó wà ní Sham nìkan yàbí sí rẹ̀ nínú hadith annabi sallallahu so wọ́n fẹ́ ma gẹ́gbọ́n ṣe wá nínú àwọn ìgbàwà rẹ̀ mí kò túnmọ̀ lórí hasru ní pé àwọn ará sham nìkan ni àbáwọn ahlil gharbi gẹ́gbọ́n wá nínú àwọn ìgbàwà rẹ̀ mí so yálà ó túnmọ̀ àwọn tó bá ti bá sífà yìí mọ̀ so àwọn tó ṣe pé wọn ò ní yẹ wọn ò ní gbò wọn mọ̀ wà lórí nǹkan tí àwọn sahaba wà lórí ẹ̀ hatta ya'tiya amrullah ó tẹ̀síwájú pé wọ́n fi áàkiri zaman al-imam sọ pé wọ́n fi áàkiri zaman al àwọn náà ni tó ṣe pé tó bá dìgbẹ̀yìn ayé wọ́n jẹ́ àjòjì almazkurun fi hadhihi al-ahadith àwọn tó wọ́n dákọ nínú àwọn ahadith alladhina yuslihuna idha fasada an-nas àwọn tí wọ́n mọ̀ sí dáadáa ńgbà tí àwọn yẹn bá ti bàjẹ́ wa hum alladhina yuslihuna idha ma afsada an-nas min as-sunnah àwọn ni wọ́n ma tún ṣe in táwọn yẹn bàjẹ́ nínú sunnah wa hum alladhina yafiruna bidinihim min al-fitan àwọn ni won ma mọ̀ gbé ẹ̀sìn wọn sákùn bí àdánwò an-nuzza'u min al-qaba'i àwọn ní àwọn ọjọ́ kékeré nínú àwọn ìdílé àbí ìrànká li'annahum qallu wọ́n ní torí pé wọ́n kéré gan fala yujad fi kulli qabilatin minhum illa al-wahid ẹ̀yẹ̀ ní rí nínú ìrànká àbí nínú àwọn ìletò kan tó kójọ papọ̀ ẹyọ kan lẹ́mọ̀ nínú àwọn al-firqatu an-najiyah illa àfikẹ́ máa rí ìlàlúwáhìdì wà lẹ́tìnà àfikẹ́ máa rí bóyá yọ kan sí méjì ọkọ̀dí yóò jà fi báàdì lọ́kọ̀bá ìyẹn lè rí níbi àwọn ibòmí minhum ahadun wípé ẹyọ kan lè yọrin bẹ́ kama kana ad-dakhiluna ila al-islam fi awwal al-amri kadhalik gẹ́gbẹ́ sí pé àwọn takọ́kọ́ wọnú islam báwọn náà sí sọ̀wọ́n gan tó sọ wọn gan ní asúrò àwọn tó bá wọn lùgbà Ibn Rajab ní kíní kan ní pé kana yatakallam bi nafasi salaf wọ́n máa ń sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n àwọn salaf ẹfẹ́ ilé mẹ́rí ọ̀rọ̀ Ibn Rajab nù tíra àwọn tẹ́bá ń ka àwọn tíra àwọn eléyìí hàn nù so torí pé àwọn gangan fúnra wọn ti kọtíra bayanu fadla ilmi salaf ala ilmi al-khalaf ta fi sàlàyé pé ìmọ̀ àwọn sálàfù ní ìmọ̀ ó lọ́lá ju àwọn tó wá lẹ́yìn lọ so ní asúrù alimọ̀ ìgbọ̀n rọ́jà àwọn tó sábà máa ń kọtíra lára asúrù wọn ò wọ́pọ̀ mọ́ kó sí pé asaru ni ó mọ kúnnú tíra ní àwọn ọ̀súrù tó síwájú in tó máa pọ̀ jù nù tíra ni pé àwọn tíra wọn ò ní pé àwọn asaru àtàwọn riwayat هنا نفري شرح سنة اللالكاي الإبانة الجامع لأخلاق الراوي وآداب السامع التمهيد أتي جامع بيان العلم وفضل أو ترى بعض بعض بعض تعمل من لا ẹ̀yàn wọ́n rí pé àwọn àtàrà àwọn hadithi ló kún bẹ gán tó pọ̀ gán so bọ̀ ní àwọn asúrò al-Imam Ibn Rajab èyí tó pọ̀ jù ní pé káwọn yẹn máa ṣàlàyé torí kò tó lásán àwọn bídá pọ̀ gán so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Imam Ibn Rajab wọ́n ma ń lázama pé ọ̀rọ̀ àwọn sálàfù náà wọ́n ma fi sọ̀rọ̀ gbogbo wa ọ̀rọ̀ àwọn sálàfù ni ẹ fẹ́ lè má rí ọ̀rọ̀ wọn kà nínú tíra wọn tẹ bá ń ka tíra Imam Ibn Rajab ọ̀rọ̀ wọn kéré gan ní tí ara wọn kan tí ọlọ́mọba sùhádàlá fi fi báràkà sí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọn ni kọ́nà wọn kó kó fún ẹnì islam ò ní lọ ṣùgbọ́n tí ó lọ òun náà ni àwọn ahlùsùn àwọn tánwà lórí rẹ̀ qala al-Awza'i alimam rajab sọ pé alimam al-Awza'i abdurrahman al-Awza'i wọ́n sọ pé fi qawlihi sallallahu alaihi wasallam wọ́n sọ nípa gbólóhùn anabi sallallahu alaihi wasallam pé bada al-islam ghariban ní pé islam bẹ̀rẹ̀ lájòjì wa sayaudu ghariban islam ò ní lọ walakin yadhhabu ahlus sunnah títí tó fi àmá tí ó lọ òun ni ahlus sunnah hatta ma yabqa fil balad minhum illa rajulun wahid títí tí ò ní fi fẹ́sẹ́kù nínú ìlú nínú àyàfẹ́ ní kan ṣoṣo ولهذا المعنى ọ̀rọ̀ alimam al-azza'i titan ah, alimam rajab sọ pé ولهذا المعنى wọ́n ní irú túnmọ̀ yìí náà láàmà bá yujad fi kalami salaf láàmà bá nínú ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé islam ò ní lọ tán mọ́ islam ti wá òun wá kọ́ ní ó tún wá tún bẹ̀rẹ̀ mọ́ padà ara ṣùgbọ́n in tó jẹ́ òdodo islam táwọn sálàfù máa ń pè ní súnnà in tí wọ́n ń pè ní súnnà gangan lọ́dọ̀ àwọn sálàfù òun ni pé kí là nábí wà lórí ẹ̀ kí làwọn sàhábà wọn lórí ẹ̀ nínú gbogbo ẹ̀sìn pátápátá ẹ̀tọ́ ń pè ní súnnà gangan so àwọn ahlus súnnà àwọn táwọn wà lórí irú ẹ̀sìn táwọn sàhábà wà lórí ẹ̀ táwọn أمغنغنيو نيو نو نو كري أني يعني هذا المعنى المعنى رجب سوقي يروتمي يوجد في كلام السلف لنيودي نورا وسلف كثيرا كثيرا آه، نيا بلوكو مدح السنة بلو آه، ولهذا يوجد في كلام السلف كثيرا وني يعني بلو تمي يوري نو ولا وصلف لوكو لوكو مدح السنة يبقى مو من السنة ووصفها بالغربة pẹ̀lú pé wọ́n sì máa ròyìn súnnà pẹ̀lú ìjájòjì wọ́n máa ròyìn súnnà nabi sallallahu alaihi wasallam pẹ̀lú pé yóò jẹ́ àjòjì wa wasfu ahliha bil qilla wọ́n sì máa ròyìn àwọn èèyàn tí ń ṣe súnnà ya ahla sunna wọ́n ni wọ́n máa sọ fún àwọn sunna pé tarafaqu rahimakumullah ẹ máa ṣe sùúrù o ẹ máa ní rífkù pẹ̀lú ara yín ẹ máa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ní ṣáfàkọ̀ fúnra yín ẹ máa ní àánú fúnra fa innakum min aqalli an tó ní pé ẹ̀yin lè kéré jù láàrin àwọn èèyàn so ẹ̀yin lè kéré so ilé ìfi hàn pé àwọn sálàfù gan máa ń sọ nípa àwọn ahlus sunnah kéré islam ò ní lọ ṣùgbọ́n tí ó lọ òun ni tó jòdòdó islam àwọn èèyàn ó mọ̀ pé àpẹmọ́ra islam bọ̀ kódà èèyàn ò ní dákẹ̀kan mọ́ nú rẹ̀ tán bá gbé ìkan àwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam dìde gẹ́gẹ́ bá sálàfù sí máa ń sọ wọn ò ní dá kankan mọ̀ nínú islam táwọn èèyàn ṣe lónìí tán bá ti lọ gbé wọn sáàrin àwọn súfí nígbà tí ń so alimami wa Rajab sọ pé fakan al-Hasan wani alimami al-Hasan al-Basri rahimahullah wọn sọ pé wọn sọ fáwọn ẹ̀yin súnnà o tàrọ́fàkù ẹni sùúrù pẹ̀lú ara yìí rahimakumullah kọlọ̀wà kó sọ ìkẹ́ fún yín a innakum min aqalli an-nas sùrùpẹ̀yìn da kéré jùlọ́nkà so ilé nasiha ni látọ̀dọ̀ àwọn salaf pé wọ́n tó jáhùlù súnnà ṣe sùúrù pẹ̀lú àwọn ahùlù súnnà rẹ̀ wọ́n náà rí àwọn bídà ló pọ̀ jù àwọn bídà tó hàn sáwọn èèyàn wọ́n ìtò wà ní ṣe sùúrù pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ọ̀kọ́lá Yunus ibn Ubayd Imam Rajab sọ pé Yunus ibn Ubayd sọ pé laysa shay'un aghrabu min as-sunnah wa aghrabu minha man ya'rifuha laysa shay'un kò sí nǹkan kan aghrabu min as-sunnah tó yá àjòjì tó ma ń jẹ́ àjòjì lójú àwọn èèyàn tó sunnah wa man ya'rifuha in tó bá dá sunnah mọ̀ tó yóò jẹ́ àjòjì lójú àwọn èèyàn وروي عنه أنه قال أنا أبا على صدى يونس بن عبيد يونس بن عبيد ولما أبا وني أصبي أصبح من إذا عرف السنة فعرفها غريبا وأغرب, من وأغرب منه من يعرفها الإمام يونس وصفه أصبح وني أتديو من إذا عرف السنة fa'arfa hasbaha man idha urifa sunna wọ́n ni ó ti di pé gbogbo ẹni tí wọ́n bá ń tàbá ń rán ilé tí ń pa sunna wọ́n ni hasbaha man idha urifa sunna ẹni tàbá ń rán ilé tí tàbá ń fi sunna ma fa'arfaha ghariban yóò máa dáhùn bí wà pé nǹkan tó jájòjì ni wa aghrabu minhu ẹni tó fún tó wá jájòjì jòun lọ man yu'arrifuha ẹni tó ṣe pé ó fi ń wà ágọ́rọ̀bù mínú ẹni tó tún wá jí àjòjì ju súnnà tá fi ń fẹ́ mọ̀ yẹn lọ ma yọ àrífò ha ẹni tó fi mọ̀ yẹn gangan ẹni tó fi mọ̀ àwọn èèyàn ẹni tó fi súnnà mọ̀ àwọn èèyàn yóò jí àjòjì lójú àwọn èèyàn pátápátá ni wani wa an sufiyana sauri wani àwọn àjòjì o ومراد هؤلاء الأئمة الإمام رجب سوى إرنبا والأئمة بالسنة إن تنبع ليرو بلو سنة طريقة النبي ومن يوجون النبي صلى الله عليه وسلم التي كان عليها تسيقى هو لوريه هو وأصحابه أمو أتوا صحابه السالمة من الشبهات والشهوات تبقى بوسيقون يرجو أتي فكفي وكان so in dánkù ní súnnà ni a gẹ́bí alimamu ibn Rajab ban se define rẹ̀ wani tariqatu nabi allati kana alaiha huwa wa sahabuhu ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam tó wà lórí àtàwọn ọ̀tọ̀ wa àtàwọn àtàwọn sahaba rẹ̀ as ولهذا ونتوري كان الفضيل بن عياض ونفضيل بن عياض يقول أمن سقي أهل السنة أهل السنة ما من عرف ما يدخل في بطنه من حلال من عرف ما يدخل في بطنه من حلال ولا àwọn súnnà olẹ́n tó dámà in tí ń wọkùn rẹ̀ nínú halal àwọn súnnà làwọn tó sì pé ma ń sọ àwọn nǹkan tí ó wọkùn so nǹkan halal ni wọ́n ma jẹ́ kó wọkùn wọn àwọn nǹkan tó dámà man arafa ma yadkhulu fi batnihi min halal وذلك ابن رجب الإمام الحافظ ابن رجب wọ́n fẹ́ sàlàyé eléyìí pé وذلك ìdítẹ́lẹ̀ ìfẹ́ jẹ́bẹ̀ ni pé لأن أكل الحلال nígbé kí a máa كان nǹkan من o من أعظم خصائل السنة nínú àwọn ìròyìn súnnà tó gajù ní التي كان عليها النبي صلى الله عليه وسلم وأصحابه tí annabi sallallahu alaihi wasallam lórí àtàwọn sahaba rẹ̀ radiyallahu anhum ثم صار إذا عرف, إذا عرف كثير من العلماء المتأخرين من أهل الحديث وغيرهم السنة عبارة عما سلم من الشبهات في الاعتقادات خاصة في مسائل الإيمان بالله وملائكته وكتبه ورسل واليوم الآخر وني المرضى ثم صار في عرف كثير من العلماء وني أودي آه، أقول أقول أودي أسه àbí nǹkan bá sábà tí ọ̀pọ̀lọpọ̀ olùmọ̀ padà bá sábà al-mutaakhirina min ahli hadith àwọn tó wá lẹ́yìn lẹ́yìn nínú àwọn ahli hadith so wa ghayrihim àtàwọn míì as-sunnah níta àwọn máa ń pè ní sunnah àni thumma sara fi 'urfi kathirin min al-ulama al-mutaakhirin wọ́n ni wá padà di custom ó padà di nínú terminology ọ̀rọ̀ ihim àtàwọn míì as-sunnah ní tàbí ń pè ní sunnah wa ibaratun onígbólóhùn kan tó sì pé amma salima mina shubuhat in tó bá bọ́ pàbọ́sẹ̀ kó nù rújú fil i'tiqadat nínú àwọn àdìsọ́kàn khassatan pàápàá jùlọ fi masailil imani billah nínú àwọn alámàrí ìgbàgbọ́ nínú وكذلك في مسائل القدر بكنا نينو àwọn àlámọ̀rí kádàrá وفضائل الصحابة àti ọlá tí ń bẹ fún sàhábà so in tan pè ní sunna ni ibaratun amma salima min ash-shubuhat gbogbo tó bá bọ́kọ́ wá bọ́sẹ̀ kó nù ìfẹ́kúfẹ́ ọkàn nínú àwọn i'tiqadat nínú àwọn i'tiqadat aw fi masail al-qadar àbáwọn àlámọ̀rí kádàrá wa fadail as-sahaba àtọ́lá tí ń fẹ́ báwọn sàhábà ẹwọ kí a máa lázama manhaja salaf bó sì pé ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ yóò máa bá tàwọn salaf mu ẹwà alimam ibn rajab bí ọ̀rọ̀ wọn bó sì ń bá ti àwọn salaf mu wa sannafu fi hadha al-ilm wọ́n sì kọ nípa eléyò àwọn ìmà bísmi sunna pẹ̀lú pé wọ́n sọ àwọn tíra yẹn ni kọ sunna li'anna khataruhu li'anna khataruhu azim wal halaka wọ́n ni torí pé ó jẹ́ nǹkan tó tóbi gan ó jẹ́ kéèyàn ewu ńláńlá ni walmukhalifu fihi ẹni tó bá sì yapa súnnà ala shafa halaka ó wà lórí ìparun ni níbi àwọn masáìlù àti kọ́rì so in tó ṣe pé ó lè pàyàn wọn ni tí wọ́n padà lọ sí kó sínú kúfrù tí wọ́n padà lọ kó sínú kúfrù in tí alimamu ibn rajab idan fi sàlàyé tó ń jẹ́ súnnà nìyẹn lẹ́ẹ̀kasí so wọ́n ni as-sunnatu wọ́n ni thumma sara fi 'urfi kathiri min al-ulama'i al-muta'akhirin wọ́n ní wọ́n padà di inú àṣà àwọn olùmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìtànpẹ̀ ní súnnà ìtànwọ̀ olùmọ̀ ma ń pè ní súnnà wà muradu ahùlá ìlà ìmàtí bí súnnà tariqatun nabi allati kana alayha huwa ashabuhu so ìtànwọ̀ àwọn salaf àwọn sufyan al-thawri àwọn yunus ibn ubayd àwọn alhassan alhassan al-basri àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtàngbà lérò pẹ̀lú súnnà ni pé tariqatun التي كان عليها هو تذكر النبي والوري وأصحابه أتعن صحابه السالمة من الشبهات, من الشبهات والشهوات تبقى بس يكون نور رجوعتي فيكفي وكن المام رجب هو صلي لين بي ثم صار في عرف كثير من العلماء هو وقال دي أسا وقلوب علماء المتأخرين طوالين من أهل الحديث نوع فالحديث وغيرهم أتوامي السنة يتمنى بني سنة ibaratun amma salima min ash-shubhat in tó bá bo se bo pa bo se ko nu ìrújú fil i'tiqadat ohun o ko shahawati sínú yàtọ̀ tó wà láàrin àlàyé àwọn sálàfù nìyàn àwọn sálàfù wọ́n ma ń lo in tó bá jẹ́ súnnà náà wọ́n ma ń lo fún in tó bá bọ́pá bọ́sẹ̀ kó nù hatta shahawat in tí alimọ́n bọ́lọ́jà fi mú gbólóhùn al-Fudayl ibn nìyàn nípe ahlu sunnati man arafa ma yadkhulu fi batnihi min halal nípe ọlá ṣáhùwà nípe kò sí ìrújú inú àwọn nǹkan tó ń wọnú okùn rẹ̀ pé halali so kò sí ṣáhùwà kankan nípe àwọn súnnà làwọn tó ṣe pé àwọn tó ń jẹ nǹkan halali ní tí al-Fudayl ibn Iyad ta fi sàlàyé rẹ̀ ni so àwọn tún kó sínú pé ṣáhùwà gan ẹni tí ó bá jẹ́ ṣùgbọ́n ní gbẹ̀yìn gbẹ̀yìn àwọn àfá aládìsí tó wá lẹ́yìn in táwọn ọmọ lò súnnà fún ọmọ lò fún ṣubuhati nìkan ni ẹni tó bá jẹ́ ṣáhùwà tó bá jẹ́ pé ṣáhùwà rẹ̀ ohun tó lágbára ni so tó bá gbé kó súnnà wọ́n sọ kó gbé kó súnnà bọ̀ àwọn èyí fi súnnà wọ́n èyí fi ṣáhùwà wọ́n èyí fi define súnnà aslan ah, alimọ́ lọ́jà sọ pé ah, wa ghayruhum eh, pé amma salima min ash-shubuhat fún in tó bá bọ́pá gbogbo ní orújú fil i'tiqadat nínú àwọn àti sọ́kàn khassatan pápá jùlọ ní táwọn àfáà aládìí ti ma ń lò fún in tó ma ń lò súnnà fún òun ni in tó bá bọ́pá bọ́sẹ̀ kó nú ìrújú nínú àwọn fi masailil imani billah nínú ìgbàgbọ́ nú Ọlọ́run Ọba tí ó bọ́pá kó nú àwọn qadariyya ìrújú àwọn jahmiyya ìrújú àwọn mu'tazila والملائكة أتعى ملائكة وكتبه أتترار ورسله واليوم الآخر وكذلك في مسائل القدر بكنا ننو أولما لقدر so in ta ma ń lo súnnà fún o ni pé in tí ó sí rújú ń bẹ̀ nínú alamari kádàrá tí è pé èyàn ṣe náfíò ilmi kò ṣe náfíò kìtàbà kò ṣe náfíò khalq kò ṣe náfíò mashi'a so in tó bá bó sẹ́kún gbogbo ṣubha nínú ọ̀rọ̀ kádàrá wa fadaili sahaba in tó bá bọ́pá bọ́sẹ̀ kó nù ṣubá nínú ọlá tí ń bẹ fáwọn sahaba in táwọn tán fi pín àwọn ọ̀rọ̀ wáfí dùkó tí wọ́n fi jẹ́ ahlu sunna nìyẹn tó rúpa àwọn ọ̀bọ́pá bọ́sẹ̀ kó nù ìfẹ́nu níbi fadaili sahaba wa sannafu fi hadha al-ilma al-imam Rajab sọ pé wọ́n sì kọ àwọn tírà nípa ìmọ̀ níbi لعبد الله بن الإمام, ابن الإمام أصول السنة للإمام أحمد شرح السنة للالكائي شرح السنة شرح أصول اعتقاد عن السنة للالكائي شرح السنة للبربهاري أتبع بيلو السنة لابن عبي عاصم أتبع وانترى تقوى به وني آه، لأن خطره عظيم تلقي هو في سنة ليه انتو براني والمخالف فيه انتو بس يجب سنة على شفا هلك هو لو يجونا براني فإن كان gbà lérò pẹ̀lú súnnà nìyẹn هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك